إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله gbogbo ọkọ̀ ẹ̀ àti tọrọ alékún òkè àti gẹ̀ fún annabuwa Muhammad sallallahu alaihi wasallam àwọn olùtẹ̀lé rẹ̀ nínú àwọn sàhábà rẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ àtàwọn ará alé rẹ̀ àti àwọn tó wá lẹ́yìn rẹ̀ àti gbogbo àwọn tí ó wà ní ìgbà ti wà yínà títí Allah subhanahu tíra tí a ń sálàyé lọ wọ́n náà ni tí a olùmọ̀ àti ìkanú àwọn afá tí wọ́n gbìyànjú láti sálàyé ojú ọ̀nà òdodo ní àsìkò tó súnmọ́ àsìkò wáyé àwọn náà ni ìkanú àwọn ọmọ Sheikh Muhammad ibn Abdul Wahhab Sheikh Abdul Latif الشيخ عبد اللطيف بن عبد الرحمن بن حسن بن محمد بن عبد الوهاب ترى متوقني أصول وضوابط في التكفير أوني أنو لا تسالي فوا كلا هو يبيلتو يكما تافي الصلاة إن وجونا وتمام في مسلمين كفري أنا نعم خوارج أنا النبي صلى الله عليه وسلم أكله فوا نقاوه ó sì sọ wa lára ó sì sọ fún wa nípa bí aburú wọn bí ó sì máa bẹ lọ tó sì pé tán bá gé rí wọn tán yóò tún hù padà ní gbogbo ìgbà àwọn kàwárí yóò ma yọrí náà ni wọ́n ma yọrí náà ni Allah subhanahu wa ta'ala ó wá dán ìgbà ti wà yíwò gan àwọn òròyìn wọn sì rí ìtànká àgbánláyé látara àwọn orísìírísìí àwọn jama'at tí wọ́n dákalẹ̀ tí wọ́n fi ń pè àwọn èèyàn lọ sí bí anù tó sì ń pè àwọn èèyàn lọ sí ojú ọ̀nà jahannam wọ́n sì ń pè àwọn èèyàn lọ wọ́n fún wọn ní ìròrí pé Ọlọ́run Ọba láti pé ká máa kó àwọn obìnrin lẹ́rú ká sì máa fipá bá wọn lò eléyìí ni àwọn àdánwò tí àwọn Khawarij ti wá tí wọ́n dálẹ̀ sí àwùjọ àwọn mùsùlùmí lónìí tó sì pé ọ̀pọ̀lọpọ̀ àwùjọ mùsùlùmí kò sí àlàáfíà má ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ibi ilé ìjọsìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n sọ di pẹ̀tẹ́lẹ̀ ma ń ṣe nìyẹn kó tó wá di pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó gbé àwọn olùmọ̀dìde tí wọ́n sàlàyé tí wọ́n bẹ̀rẹ̀ tí ohun wọn bẹ̀rẹ̀ sí ń tàn káyé bó ti ẹ̀sẹ̀ pé àwọn olùmọ̀ tí ń sọ̀rọ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n àdánwò tó wà pẹ̀lú àwọn èèyàn wa òun náà ni pé ẹni tí bá ń sòdodo fún wọn tí ó bá ti tẹ́ wọn lọ́rùn wọn ò ní rírú ẹni bẹ́ẹ̀ bí ẹni tí ó jólódodo kódà kò bá sí pé ẹni yẹn ò ráfàní kankan níbi tí ń sọ torí àwọn ènìyàn náà ló fi ń sọ wọn ò ní rí bí olódodo àmì tí ó tàn wọ́n jẹ ẹni tó ṣe pé ó fẹ́ fún wọn ní ayé ó fẹ́ gba alkiyama wọlọ́wọ́ wọn irú ẹni bẹ́ẹ̀ òun ni wọ́n rí bí olódodo tó wọ́n sì máa tẹ̀lé táwọn gangan sì mọ́nú ara wọn pé irọ́ ló ń pa fún wọn àbí ọ̀pọ̀lọpọ̀ ọmọ àìmọ̀kan àìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́wọ́ bá ẹlòmí ò gbọ́ àdísì pé èyí jáde lé olórí lérí ẹlòmí ò gbọ́ rí kan ti ẹ̀wà tí ń jẹ́ bẹ́ẹ̀ kódà ẹlòmí ò mọ̀ pé kódà nínú ìpìlẹ̀ Islam ni nínú ìpìlẹ̀ tó sì pé ó jẹ́ ìpìlẹ̀ ìsìláàmù ní irú nǹkan bẹ́ẹ̀ kódà ẹlòmí ò tún mọ̀ pé irú ẹni tí yẹn bá mọ̀ pé ń pèpè sí ìjáde lé lórí lórí òun gangan fúnra rẹ̀ ò tí ìjáde o in tó wà náà ṣẹ̀yà ní pé kán gbẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ní àwùjọ tó sì ó wá di pé wọ́n jẹ́ kí àwọn èèyàn kan wọ́n ní àsomọ́ tó ní agbára pẹ̀lú ọ̀rọ̀ ayé àti pé ìjáde lé lórí lórí ni ọ̀rọ̀ ayé àwọn fi dá eléyìí ó jẹ́ àdánwò kan tí Allah subhanahu wa ta'ala ó fi ṣe ìgbáwa lára wọn ẹni tó tún wá jẹ́ kí àdánwò àwọn Khawarij tàṣíkò tí kó lágbára gan ni pé àwọn oríṣiríṣi àwọn ọ̀nà ni wọ́n tún yíyàwó padà ó tún yọ ní àwòrán mi bá tí àwọn khawarij kọ́kọ́ yọ nínú àwọn ikhwanul muflisin al-khawwanul muflisun àwọn olùtànyẹjẹ́ àwọn ẹni ànú àwọn ẹni òfò nígbà tí wọ́n yọ tó bẹ̀rẹ̀ sí ń pe àwọn mùsùlùmí ní pé àwọn fẹ́ kí islamu kó padà ní kí dáúlá islamu padà kí Hassan al-Banna ẹni ní ìgbà tí Sayyid Qutb tó wá lẹ́yìn rẹ̀ náà tóun náà tún gbé àsíá yìí títí ẹ̀ tún lágbára òun pé gbogbo àwùjọ ní kèfèrí pátápátá ó kà fara gbogbo àwùjọ mùsùlùmí ó sì ní kò sí àwùjọ kẹkẹláyé òun náà kìí kí jùmá bẹ́ẹ̀ sì ní kìí kí jama'a torí pé lára àwọn òṣùlà àwọn Khawarij ni tarkul jum'ati wal jama'a nígbàtí tún gbé àwòrán mi yọ àwòrán pé kọmọ múra kọmọ ní àwọn ipò ńláńlá láwùjọ ipò olórí láwùjọ wọ́n a máa fi àwọn ọ̀pọ̀ yíò máa fi kan ìròrí wọn ká ìgbà tí àwọn olùmọ́ tó sàlàyé wọn wọ́n tún yí àwọn wọn padà wọ́n tún di pé wọ́n máa wá ìmọ̀ ẹ̀sìn wọ́n máa wá ìmọ̀ ẹ̀sìn wọ́n máa fi tan àwọn ìròrí wọn ká láti fi pé káwọn èèyàn bá sí kánsà fi fọkà tán wọn náà ni kán lè rí àwọn ọ̀rọ̀ rí tí wọ́n fẹ́ kó sí wọn nílà káì kan lè rí kọ́ sí wọn lórí àwọn olùmọ̀ tó sàlàyé wọn wọ́n tún gbé àwòrán mi yọ wọ́n tún gbé àwòrán pé àwọn wọ́n tún máa pèpè sí tawhid wọ́n m'a sàlàyé sunna fáwọn èèyàn èyí tó jẹ́ ojú ọ̀nà àwọn sòrìrì yún ní pàápàá jùlọ ní àwọn ibi àwọn ilẹ̀ lárúbáwá nígbàtí àwọn olùmọ̀ tó sàlàyé lé wọ́n tó gbé àwòrán mi yọ bí àwọn kọwàrí jìse jẹ́ nìyẹn bí àwọn kọwàrí jìse máa ń ṣe nìyẹn so in tí wọ́n sàfẹ́ tánfẹ́ fi rinlẹ̀ òun náà ni pé bó ni ayé àwọn èèyàn ó sì bàjẹ́ bó sì ni alkiyama wọn wọ́n sì ní ìbàlẹ́jẹ́ wọn lálkiyama ó fi hádìí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ mùsùlùmí ẹni tó ṣe pé ń ka kùránì nínú mọ́sálásí lánàá ó wá dẹni tó ṣe pé ń gbébọn lónìí ó sì ń pa àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kò sì ní ìròrí kankan mí ju pé òun pa wọn láti fi wà aljanna lọ la ilaha illallah ó di ẹjọ́ ẹni tó sì pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ musulmi ó wá ń so bọ́m̀bù mara rẹ̀ ọ̀dọ́ musulmi tó sì pé wà ní jami'a lánàá tó ń kẹ́kọ̀ọ́ tó ń kẹ́kọ̀ọ́ islam bí ó sì di pé òun náà yóò pèpè sójú ọ̀nà ọ̀rọ̀ ọba ó wá di pé ó ń so bọ́m̀bù mara rẹ̀ lára láti gbẹ̀mí ara rẹ̀ àdánwò tí ó ìmá lọ ni tó sọ pé èyàn ní bùkátà sí láti máa gbọ́ra àwọn olùmọ̀ láti máa sẹ́rí padà sọ́dọ̀ wọn kí gbogbo àwọn orúurú ibà kó bá fi kó nílà káyà àwọn Khawarij náà wà ní àwùjọ wáyí ní agbègbè ti wáyí ní Nàìjíríà ti wáyí Boko Haram dálẹ̀ lọ àwọn àdánwò tán dálẹ̀ àwọn dúkìá tán fi ṣòfò ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣòfò lọ ẹ̀mí àwọn mùsùlùmí fa náà àwọn mọ́sálásí tán sí lọ tán lọ bló wọn àti orísìírísìí àwọn àdánwò tí wọ́n tán dálẹ̀ sí alúmọ̀ yìí tó fà tó sí pé ọ̀pọ̀lọpọ̀ ní ìbẹ̀rù Islam ó sì fà tó sí pé ó dádá wà Islam dó láti má fi tànká ní ọ̀pọ̀lọpọ̀ ayé bákan náà àwọn kọwárí jìmí náà tún wà láwùjọ wa yìí náà tó sì pé àwọn àwọn umma àwọn ẹgbẹ́ gbogbo àwọn ẹgbẹ́ jákujàku báyìí gbogbo àwọn ẹgbẹ́ tó ṣe pé ìròrí àwọn kọwàríjì náà fi ń re gbogbo àwọn ọmọ wọn rírí àwọn kọwàríjì àwọn ọ̀tá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àwọn ọ̀tá òjíṣẹ́ Ọlọ́run Ọba àti àwọn tí wọ́n kùnlá láti takwa annabi sallallahu alaihi wasallam lójú ayé rẹ̀ pé a èrè annabi ṣe dédé àwọn tí wọ́n kùnlá láti takwa Ali radiyallahu anhu pé Ali wọ́n kàfàrọ̀ rẹ̀ wọ́n láti tọkọ àwọn láti pa àwọn olùmọ̀ ìsìláàmù láti máa pè wọ́n ní àwọn kọkúkọ láti bẹnu àtẹ́lù wọn láti bà wọ́n jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn kan bá fi lè rí àánú wọn tàká oríṣiríṣi àwọn ìjọba yìí wọ́n wà láwùjọ wa dáadáa wọ́n wà láwùjọ wa dáadáa àwọn náà ń pèpè sí àwọn ọ̀rọ̀ yorùbá oríṣiríṣi àwọn ọ̀rọ̀ náà sì ń Ah, sheikh abdullatifi tí a sálàyé fún àbí ìdínláhì ta'ala pẹ̀lú àwọn olùmọ̀ àti àlàyé wọn àbákanáà ah, àwọn khawarij mìíràn tún wà láwùjọ wa àwọn tó sì pé àbúrú tí wọn náà òkèrè wọn bá àbúrú tí wọn náà òkèrè rárá àwọn náà ni pé àwọn jọ́sìn fọ́nà ọba pẹ̀lú àdìsọ́kàn pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n ènìyàn ò bọ̀ mí yàtọ̀ sọ́nà ọba àmọ́ bóyá ó kó sí nítorí ìrújú àbí nítorí nǹkankan ó kó sí bídá kódà kó sọ pé òun ó tẹ̀pẹ̀lẹ̀ mọ́ náà ni kódà kó sọ pé òun mọ̀ sí ẹlọ náà ni pẹ̀lú ìrújú síbẹ̀síbẹ̀ èèyàn ní pé ní kèfèrí o èèyàn ní pé ní kèfèrí ṣùgbọ́n àwọn ẹni yìí wọ́n tó kọjá àlà débi pé àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ gan wọ́n tó pé èèyàn kèfèrí torí ẹ̀ àwọn nǹkan ó tọ́ kéèyàn ní kèfèrí torí ẹ̀ àdánwò ní gbogbo àwọn irú àwọn èèyàn báyìí náà jẹ́ fún alùmọ̀ nabi sallallahu alaihi wasallam gbogbo àwùjọ tán bá sì ti wà àwọn ọ̀dọ́ náà wọ́n mọ̀ ní fàájò wọ́n mọ̀ kọ́ àdánwò mùsùlùmí tó tún rí ojú ọ̀nà òdodo tó jọ súnnà tó rí ojú ọ̀nà súnnà nabi sallallahu alaihi wọ́n sì máa ṣèpínyà láàrin wọn wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti bọ̀nà jẹ́ wọ́n yàlá ìlẹ́kọ̀ sáwùjọ kalẹ̀ wọ́n fi ìfẹ́ ẹnu wọn wọ́n gbé sábẹ́ pé àwọn èèyàn ní pé kèfèrí ni wọ́n wọ́n sì fi ń ṣe oríṣiríṣi sùtárà òjò ọ̀pọ̀lọpọ̀ ọnú wọn wọn bìkítà ya láwọn tí wọ́n pè gbogbo bídà ní kèfèrí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bìkítà àwọn ẹ̀ṣẹ̀ wọn ò ká ẹ̀ṣẹ̀ kún kankan mọ́ gbogbo àwọn kan tí mo ti ń sọ yìí àwọn kan tó ń ṣẹlẹ̀ ni tí yẹn sì ń rí lára ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣeré olè alátẹnujẹ eh, ìjẹ àwọn tó máa ń jàmbá ọmọ ọ̀làkejì ló pọ̀ lára wọn so ó pọ̀ lára wọn púpọ̀ púpọ̀ àti àìlẹ́kọ̀ọ́ àti àìtẹ̀lé ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam níbi ìṣe dáwà so àìtẹ̀lé ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam níbi ìṣe dáwà àti ọ̀rọ̀ àti ọ̀rọ̀ eléyìí jẹ́ lára àwọn ògbóǹtarìgì òpó wọn irọ́ burúkú yọ́rọ̀ burúkú láti fi sáà pé musulmi ní kèfèrí ilé jẹ́ in tí ọ̀gá wọn Muhammad Ali Jabata alayhi min Allahi ma yastahiq ọlọ́run bá kó fún ní tó tọ́ sí in tí ó gbèsè wọn lẹ́mìnà ní tó wọn náà sì gbé kalẹ̀ ní ẹ pàápàá lẹ́yìn bá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá àwọn agbáulùmọ̀ tó tún sàlàyé tó tún lọ sàwọn títọ́ sí sàlàyé fún alákùnrin burúkú yìí lórí àánú wọn náà ni láti máa bá ìsìn Ọlọ́run bá subhanahu wa ta'ala jẹ́ láti máa da ìsìn Ọlọ́run bá rú in tó fi bukata kí àwọn yẹn má gbàtà jẹ́ torí pé lára àwọn nǹkan a tún rí láwùjọ lónìí ni pé nígbàtí ọ̀rọ̀ sàràfíyàn yí àwọn èèyàn sí dáadáa àwọn èèyàn tó fẹ́ máa gbàtà jẹ́ pẹ̀lú alákùnrin yìí àwọn tó sì ti gbàtà jẹ́ náà tẹ́lẹ̀ kọ́nà wa kó làwọn kó ń bẹ́ ọlá pàwọn ilé ìgbà wọn ò fẹ́yí kán pé àwọn ní khawarij ná pátápátá ni wọn sì fẹ́yí kálà àmàrí àwọn kó hàn sí gbogbo èèyàn èyí tí wọn ò fi máa pèpè sí ìmá pa mùsùlùmí nìyàn èyí tí wọn fi máa pèpè sí bó ti yẹ pé wọ́n máa ń sọ pé tó bá ipá wọn lágbára ni wọ́n máa ń sọ láàrin ara wọn so in tí olórí wọn náà sì máa ń sọ náà nìyàn kí Allah subhanahu wa ta'ala kó sọ wa kúnnù gbogbo àwọn ọ̀tọ́ ìsìn ọlọ́wọ́ ba àwọn tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé kálóhun bá bá wọn láyé ni òun ó pa wọn gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe pa ah, àádì rẹ̀ ni àwọn ìjọ àádì Ọlọ́run bá subhanahu wa ta'ala tó pa wọn rẹ̀ ah, Ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá rí pé òun náà bá wọn láyé ni òun ó pa wọn rẹ̀ òun ó pa wọn pàkópa gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe pa àwọn ìjọ àwọn náà burú jù bí aburú àwọn kàwárí ti tẹ́tọ́ ni àwọn ẹni àwọn èèyàn àwọn ọ̀tọ̀ ọlọ́wọ̀n bá gidi ni wọ́n torí pé àwọn ẹni yìí wọ́n mọ̀ jọ́sìn fún ọlọ́wọ̀n bá wọ́n mọ̀ gbàwẹ̀ wọ́n mọ̀ kírun àwọn síbẹ̀síbẹ̀ àṣejù pọ̀ ní ara wọn gan àṣejù ni irú àwọn sallallahu kama sí àwọn ọ̀dọ́ kama sẹ́rí wọn kún bí wa ta'ala òun ni gbogbo tí àlàyé tó fi ń àti wá sálàyé àti àyíwà ní muqaddima al-sheikh abdullatif ibn abdurrahman ibn hassan ibn muhammad ibn abdul wahhab tí a ń sálàyé fún wa pé àwọn ẹni yìí wọ́n máa ń ṣe takfiri bí tasalsul lára àwọn ìpìlẹ̀ wọn náà ni at-takfiru bí tasalsul a tẹ́lẹ̀ bá fi ṣe báyìí ó jẹ́ kéfèrí wọ́n ni àwọn olórí ní tán fi jẹ́ kèfèrí náà ni pé wọn ò ṣèdájọ́ pẹ̀lú nǹkan tọ́lọ́wọ́ bá ní kan fi ṣèdájọ́ àwọn àfáàyìn táwọn náà ti wá jẹ́ kèfèrí ni pé àwọn náà ń gbé lẹ́yìn wọn àwọn ẹni tó wá tẹ̀lé àwọn àfáàyìn táwọn náà fi wá jẹ́ kèfèrí náà ni pé àwọn náà ń gbọ́rọ̀ sáfà lẹ́nu bóun sì wá mọ́ tó lọ nìyẹn tí wọ́n fi gbogbo ayé kèfèrí kò wá ní sẹ́ni tí ó là lọ́wọ́ wọn àyàfi àwọn kàkékeré náà àwọn èèyàn ní nítí àwọn khawariji tó máa ń ṣe nìyẹn eléyìí sí pọ̀nú àwọn ọ̀rọ̀ wọn eléyìí pọ̀nú ọ̀rọ̀ àwọn tó tẹ̀ jẹ́ àwọn khawariji ti gbá ti wáyé àwọn tó jẹ́ àdánwò fún ìgbà ti wáyé so ó pọ̀nú ọ̀rọ̀ wọn gan ó pọ̀nú ọ̀rọ̀ wọn gan la'alli aqra lakum min ba'di àwọn nǹkan tí àwọn khawariji ń sọ nǹkan ni ìpìlẹ̀ wọn kankan náà ni àwọn ènìyàn wọn ò sì ní àwọn aṣíwájú kankan nínú sahaba nabi sallallahu alaihi wasallam kẹbí abdullahi ibn abbas ṣe sọ fáwọn khawariji yẹn ni pé àwọn khawariji àkọ́kọ́ ni pé a kò sí kankan náà àwọn sahaba nabi sallallahu alaihi wasallam láàrin bákan náà láti sọ fáwọn ilé náà pé wọn ò ní àwọn sahaba yìí abu muhammad al-maqdisi eh, tí ó kọ̀rọ̀ gangan jẹ́ isam al-barqawi ó sọ nínú tírà rẹ̀ ó ní annusratu bil lisan ó ní kí a máa ran àwọn olóyìn lọ́wọ́ pẹ̀lú ahán wal àti pẹ̀lú takada wad àti pẹ̀lú gègé wad àti pẹ̀lú àdúà fún wa sha'nuha sha'nu an-nusrati bil in tí òun náà jọ ó jọ kí a máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú kí a máa jagun fún wọn ni kí a máa ràn wọ́n lórí lọ́wọ́ pẹ̀lú ahán àbí pẹ̀lú gègé àbí pẹ̀lú àdúà ìṣesí rẹ̀ dàbí ìṣesí ẹni tí ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú pé ń jagun nínú فالقضية ليست وقفا على من لبس لباس الجيش wọ́n ní ọ̀rọ̀ yóò mọ́ lórí àwọn awil haros alwatoni abúwọ àwọn aṣọ àwọn ọlọ́pàá aw nahwahum àbáwọn kan tó jọ wọn wa innama tashmulu kulla nasirin wa innama tashmulu kulla nasirin wa zahirin lahum ó kó sínú gbogbo àwọn tó bá ti ń ràn wọ́n àti gbogbo ẹni tó bá ti kọ́ kò bá jẹ́ olùkọ́ kò bá jẹ́ tíṣà aw farrashan abẹ́ni tó ṣe pé òun ni ó ń àmójútó àwọn nǹkan lé aw farrashan abẹ́ni tó ṣe pé òun ni ó ń mójútó àwọn nǹkan lé pé aw farrashan tó ṣe pé òun ni ó bí kápẹ́ntà mara wọn àbúnṣẹ́ ẹbẹ́ jí ń ṣe fọ́níṣọ́ aw fi masjid àbẹ́ ó jẹ́ ìmáàmù ní mọ́sálásí aw ghayra àbí ó yàtọ̀ sí àbáwọn ìmìnà tó yàtọ̀ síbẹ̀ fama dama yansuru shirkahum lókùn ìgbà tí bá ti ń ran ẹbọ wọn lọ́wọ́ ẹbọ wọn náà ni pé ó sá ń sàdúwà fáwọn ala al-muwahhidin in gbárùkù ti wọn awon àwọn muwahhidin àwọn tó gbà awon pẹ̀lú àwọn muwahhidin àwọn muwahhidin ni awon olùmú ọlọ́wọ́ bá lẹ́yọ̀kan ṣùgbọ́n in tó ń gbà lérò pẹ̀lú àwọn muwahhidin bí àwọn tó máa ń pa mùsùlùmí pàkúpa àwọn tó máa ń pa mùsùlùmí lábẹ́ ókọ jihad fahuwa minhum òun na ti dara wọn wa hukmuhu hukmuhum ìdájọ́ náà ni Allahu akbar bí alákùnrin bó ṣe kàfàrà gbogbo àwọn mùsùlùmí lélẹ̀ ó wá pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ wọn gan ọ̀rọ̀ wọn pọ̀ gan tó sì pé èyàn lè kà fún wa láti fi rí pé àwọn ẹni yìí àwọn èèyàn aláburú gidi ni wọ́n wọ́n sì máa ń kàfàrà l'umma bí tasalsul Abdul Latif tí wọ́n fún wa wọ́n ní waqad azhara al-farisiyan wọ́n sọ àwọn ìtàn ìtàn wọn pẹ̀lú àwọn alákùnrin méjì tí wọ́n bá pàdé ní ìlú ahsa tí wọ́n táwọn méjèèjì tàfi pa ìrun juma àti jama wọ́n ti pàtì tí wọ́n sì ti pè gbogbo àwọn aráàlú ní kèfèrí so sheikh abdullatif wọ́n ṣàlàyé pé irú àwọn ẹni yìí àwọn ti bá wọn pàdé ti tẹ́lẹ̀ náà torí pé ẹni tí wọ́n kọ rìsálà yìí sí ẹni tán kọ àkọjíṣẹ́ yìí ẹni tán kọ sí ẹnìkan tó ti pọ́ òun náà ní àwọn ìròrí àwọn kọwárìjì ni tó sì ń fi àwọn oríṣiríṣi nǹkan ti sọ́dọ̀ Sheikh Muhammad ibn Abdul Wahhab yẹ́ bí àwọn kọwárìjì ti Abdul Latif wọ́n sára yìí pé àwọn ti bá kan náà àwọn kan náà pàdé rí àwọn méjì kan pàdé rí nínú àwọn èèyàn yìí tó sì pé wọ́n a ní kèfèrí sheikh abdullatif sọ pé nígbàtí àwọn gbógun ti àwọn ẹni àwọn alákùnrin méjèèjì táwọn bẹ̀rẹ̀ sí gbógun ti wọ́n pẹ̀lú mà táwọn sàlàyé fún wọn pé à ah, báyìí ló ṣe rí báyìí ló ṣe rí pẹ̀lú àwọn nǹkan tí ó wà nílá káyà wọn wọ́n ni iraq al-madhkuran tí a ti dákọ síwájú at-tawbata wan-nadam wọ́n sàfihàn títúbá wọ́n ṣe àfihàn pé àwọn ti túbà àwọn sì kábàámọ̀ bí ọ̀rọ̀ khawarij káwọn sọ yìí wa za'ama anna al-haqqa dhahara lahuma àmì ìjì sí rò pé òdodo ti hàn sáwọn méjèèjì àmì ìjì ti rò pé ah, òdodo ti wá hàn sáwọn báyìí thumma lahiqa bis-sahil láìpẹ́ láìjìnà na bá tó sẹ́rí padà sí bute odò wa balagona anhum tẹ̀kfíru àìmàtí musulmi wọ́n ló sì ó ti dọ́dọ̀ wà pé wọ́n ma ń pè àwọn olórí àwọn musulmi wọ́n ń pè wọ́n ní kéfèrí bí mo kàtàbàtí mùlúkì misiri yìí pẹ̀lú pé wọ́n ma ń kọ àwọn àkọjíṣẹ́ sí àwọn ọba ìlú misra balkafaru man khalata man kàtàbàhùn min mashaikh al-muslimin wọ́n ní kódà wọ́n tún pè ní kéfèrí àwọn ẹni àwọn tó bá rò papọ̀ mọ́ wọn àwọn tó bá rò papọ̀ máwọn olórí nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà musulmi na'udhu billahi min ad-dalali ba'da al-huda awa ìsọ́dí ọlọ́wọ́ bá nínú àánú lẹ́yìn bá tàà ti mẹ́nà wal-hawri ba'da al-kawri àti kásọ̀nù lẹ́yìn bá tí a ti wà lórí ìmànàta so alhauri ba'da alkauri so wọ́n máa lò fún aburú kan tó ṣẹlẹ̀ lẹ́yìn dáadáa wọ́n ní na'udhu billahi min alhauri ba'da alkauri alhauri òun ni àìdá tó ṣẹlẹ̀ alkauri òun ni dáadáa tó ṣẹlẹ̀ so àìdá tó ṣẹlẹ̀ lẹ́yìn dáadáa ni wọ́n pè ní haur alkauri ni wọ́n pè ní dáadáa so wọ́n máa lò gbólóhùn méjèèjì wọ́n máa lò papọ̀ ní pé alhauri ba'da alkauri gbólóhùn yìí tí a sheikh abdul latif tí wọ́n mú wáyìí tán fi sàlàyé àwọn kọwàríjì tán ti fẹ́ tán sọ pé àwọn ti ródòdó yìí tán tó sẹ́rí padà sórí àwọn ọ̀rọ̀ wọn wọ́n ní àwọn wá gbọ́ pé wọ́n tún pe àwọn àwọn olórí àwọn mùsùlùmí wọ́n pè àwọn olórí àwọn mùsùlùmí wọ́n pè wọ́n ní kèfèrí in tí wọ́n ní kèfèrí so ṣùgbọ́n kí wá ní ìdí tán wọ́n kèfèrí kí yàn pé yàn ní kéfèrí anábi sallallahu alaihi wasallam sọ pé la tukaffir ahadan yára níta anábi sallallahu alaihi wasallam sọ fún wa ni pé man qala li akhihi ya kafir ní pé ẹni tó bá sọ fún ọmọ ìyá rẹ̀ pé ah, ìrẹ́ kéfèrí ní pé tẹ́ni yóò wá rí bẹ́ in tí anábi sallallahu alaihi báàbù man kaffaro akhahu abala ẹni tó bá pè ọmọ ìyá rẹ̀ bí ghairi ta'wilin láìsí pé ó sì kankan gbọ́yé ní ọ̀rọ̀ rẹ̀ ni fahuwa kama qal irú ẹni bẹ́ẹ̀ ọkọ̀ tó pè yẹn òun gangan náà ni ó ma jẹ́ ọ òun náà ni ó ma jẹ́ in tó bá pè so ilé ìfihàn wa pé in tí anábi sallallahu alaihi wasallam sọ fún wa tó ń sọ wa lára rẹ̀ ni pé ká má pè mùsùlùmí ní kèfèrí lọ́nà àìtọ́ kìí ṣe pé mùsùlùmí ò lè di keferi lẹ́yìn gbà tó ti gba ìsìláàmù tán o kìí ṣe pé ẹni tó bá jẹ́ olórí kò lè di kèfèrí ọlá pé ó wà nípò olórí ìjẹ́ olórí yẹ fúnyà ní àìsímà o kìí fúnyà ní pé yóò wà fúnyà ní agbára pé gbogbo tí a bá ṣe ipò olórí ti gbé ara o kẹ́lá kódà àwọn ànábì Ọlọ́run bá tí pé ipò tó ga jù nípò olórí nìyẹn ọlọ́wọ́ bá tún dájọ́ ọ̀rọ̀ kan wọ́n pé walaqad uhiya ilayka wa ila alladhina min qablik la in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna min al-khasirin ṣùgbọ́n àbòsí tó ga jùlọ òun ni pé àwọn Khawarij in tí ó tó ẹ̀ṣẹ̀ òun tabawo ọ̀rọ̀ tí Sheikh Abdul Latif sọ yìí náà káwò yìí sí ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n pe àwọn olórí wọ́n pe ẹni kèfèrí torí pé wọ́n ń kọ àwọn lẹ́tà wọ́n ń kọ lẹ́tà sí àwọn ọba Misra in tó fi pè wọ́n ní kèfèrí in káyẹ ọ̀ká tó fi pè wọ́n kèfèrí náà nìyẹn in tó fi pè wọ́n ní àwọn Khawarij ni ní tásì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè mamlakatu Saudiya tí wọ́n ń pè ní ìjọba kèfèrí tí wọ́n ń pè àwọn ọba Saudi tí wọ́n ń pè wọ́n ní kèfèrí àwọn ìdí fi ń pè wọ́n kèfèrí náà ni wọ́n ni ń bá Amẹ́ríkà ṣe àwọn ní ń fún Amẹ́ríkà lépo tamẹ́ríkà fi ń fílẹ̀ àwọn táǹkì wọn tó wọ́n bá wọn amẹ́ríkà sí wọ́n ti gbàgbé pé a padà sàlàyé àwọn ọ̀rọ̀ almuwala nígbàtí Sheikh Abdul Latif nígbàtí wọ́n bá mẹ́nubà a sàlàyé wọn níwọ̀n bá a sì mẹ́nubà ọ̀rọ̀ nígbàtí wọ́n bá tún mú ọ̀rọ̀ ìtàn Hatib so nígbàtí wọ́n bá ń sàlàyé àwọn qawaidi àbí àwọn usulu takfir insha Allah ta'ala àwọn àǹfààní pọ̀ nínú hadith yẹn gan tí ó ṣe ojú wa sí aburú àwọn àwọn èèyàn yìí so wọ́n ní wọ́n pè àwọn olórí mùsùlùmí wọ́n pè wọ́n ní kèfèrí torí pé wọ́n kàn wọ́n bá àwọn ọba mi sọ̀rọ̀ sí wọ́n ti gbà wípé kìí ṣe gbogbo muwala òun náà ni ó sọ́yàn di kèfèrí so kìí ṣe gbogbo muwala òun ló sọ́yàn di kèfèrí so kìí ṣe gbogbo kódà kìí ṣe gbogbo ìran ìhánà kí ìran kèfèrí lọ́wọ́ kìí ṣe gbogbo ẹ̀ ló sọ́yàn di kèfèrí kìí ṣe gbogbo ìran ìran kèfèrí lọ́wọ́ lọ́sọ̀rọ̀ ní kèfèrí èyí tó sì jẹ́ kílé yìí hàn sí wa dáadáa òun náà ni hadithi Hatib ibn Abi Balta'a tí insha Allah ta'ala tí sheikh padà mọ́ nígbà tán bá ń sàlàyé àwọn usulu yìí wọ́n ni bal kaffaru man khalata man katabahum min mashayikh al-muslimin wọ́n ni kódà àwọn tó pè ní kèfèrí o àwọn tán bá wọn lórí ìṣe àwọn tó tán papọ̀ máwọn lórí nínú àwọn àfáà musulmi bẹ́ẹ̀ ni eléyìí náà sì ṣẹlẹ̀ sí àwọn àfá súnnà tóní pàápàá jùlọ àwọn olùmọ̀ mẹ́ta yìí wọ́n dára gẹ́lọ́wọ́ àwọn khawarij Sheikh bin Baz Sheikh Uthaymeen Sheikh Al-Albani àwọn olùmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ah àwọn khawarij wọ́n bú wọn wọ́n sì sọ àwọn ọ̀rọ̀ burúkú pàkọ́lá wọ́n kàfàrọ̀ wọn lápẹẹrẹ Abu Muhammad al-Maqdisi tó sì pé ó wà lára àwọn olórí àwọn al-khawarij al-qa'da la fakka Allahu asrahum ọlọ́wọ́ bó ní tó kó nínú sẹ́kẹsẹ̀kẹ tó wà láyéláyé títí tí ó fi sẹ́rí padà nínú àwọn ìròrí rẹ̀ ó sọ nípa Sheikh Ibn Baz àti Sheikh Uthaymin pàápàá jùlọ lẹ́yìn ìgbà tó sì pé ah, Sheikh Ibn Baz ládúrú dáadáa tí Sheikh Ibn Baz tí wọ́n gbìyànjú láti fi ṣe pẹ̀lú rẹ̀ torí pé yínká ma àwọn afá dáadáa yíma wọ́n náà ni pé àwọn afá súnnà èyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n èyàn tó máa ń fẹ́ fa àwọn èyàn mára ni wọ́n èyàn tó máa ń fẹ́ fi àwọn opó wọn àwọn ipò tọ́nà ọba subhanahu wa ta'ala tó gbé wọn fẹ́ fi ran ayé láàmú albarqawi tó ń pè rẹ̀ ní abu muhammad al-maqdisi ní ìgbà tó wà lọ́dọ̀ tó wà lọ́dọ̀ dáadáa ó kọ lẹ́tà sí a sheikh abdulaziz bin baz tó ń bèèrè pé kí ní ìdájọ́ kí ẹ má kẹ́kọ̀ọ́ ní àwọn jami'a tó ti pé àtọkùnrin àtobìnrin náà kó papọ̀ àtọkùnrin àtobìnrin jọ wà ní inú yàrá ìkẹ́kọ̀ọ́ ni sheikh abdulaziz bin baz wá kọ ẹ̀ka gbọ́ lẹ́tà yìí ká wo àwọn afáàsúnnà àti adúrú òfẹ́ tó ma fi ń hàn àti adúrú bọ́n sí ma fẹ́ fẹ́ràn àwọn èèyàn lọ́wọ́ lórí òdodo Sheikh bá Baz dá lóhùn padà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa ba'd kitabukum alkarim karim al-mu'arrikh fi 25 jumada al-ula 1040 ihda wa 40 wa alif hijriya wasal wani ah lẹ́tà yín tẹ́fìránṣẹ́ tó wá ní 25th of Jumada al-Ula 1401 Hijri wasal ó dọ́dọ̀ mi wa fahimtu madmunaha mo sì gbọ́ àwọn nǹkan tó wà nù yẹ̀rí wal jawab èsì lórí ẹ̀ pé la yajuzu laka al jami'atin mukhtaritah kò tọ́ fún ọkọ wà ní jami'a tí wọ́n yìí tí àtọkùnrin àtobìnrin tán rò papọ̀ hifdhan li dinik bá fi lè sọ ẹ̀sìn rẹ̀ وعرضك وعرضك اتي أتي إيراغ بيومالوابي ونحن مستعدون او امي باي امي عبد العزيز بن باز من باصري مسيتا لاتي لا مسيتا مقبلة جنس باي للشفاعة لك لاتي بوسك بي لاتي بوا لاتي رولوا لتكميل دراستك لاتي بي قوري في إحدى الجامعات ني كانوا universities في المملكة العربية السعودية nínú àwọn university tó wà ní Saudi wa nas'alullaha laka mo sì ń bẹ̀lọ́wọ́ bá fún ọ wa li ahlik àti àwọn ará alẹ́ rẹ̀ kulla khairin gbogbo dáadáa wa tawfiq àti kọngẹ́ in ti a sheikh abdulaziz bin baz in ta fi dáhùn sí alẹ́ta abu muhammad al-maqdisi tó kọ sí wọn nígbàtí wọ́n tí ó sàlàyé pé ah, bí òun ṣe wà ní jami'a àti àtọkùnrin àtobìnrin tán wà papọ̀ yìí kò tẹ́wọn lọ́rùn ẹ wo ìdáhùn tí Sheikh Abdulaziz bin Baz tán fi dá lóhùn àmálákùnrin yìí ẹwùn tí òun tó fi dá tó fi sẹ̀sán padà fún Sheikh Abdulaziz bin Baz nígbàtí wọ́n bí ní pé ṣe àwọn ni hal tukaffir ibn Baz wa ibn Uthaymin so ń pè ibn Baz àti ibn Uthaymin so ní إنني أترك الخوض في كفر أعيان هؤلاء من باب قول النبي صلى الله عليه وسلم وني مما في ليلة ما دقى إجاك فري عوان أنباي ني أتتلي قلوا النبي تنبي سقوي دعه في لا يتحدث الناس أن محمدا يقتل أصحابه كما يما سقوي النبي ينقع صحابه ẹmà àwọn tán nàbí mọ́ sọ báyìí fún àwọn tán dìdì kèfèrí là nàbí mọ́ sọ báyìí fún abu muhammad al-maqdisi nígbà tó wá bí pé só ń pé sheikh bin baz àti sheikh usaimin só ń pè wọ́n ní kèfèrí ó ní òun ò fẹ́ máa sọ nípa kèfèrí wọn nípa bá ṣe jẹ́ kèfèrí torí pé káwọn yẹn máa máa sọ pé abu muhammad al-maqdisi ń pè àwọn àwọn àwọn so kìí ṣe pé wọn ò jẹ́ kèfèrí ṣùgbọ́n òun abala pé kóhun maslaha tánàbí wo tánàbí ò fi fẹ́ pa àwọn munafiqun tánàbí fi wọ́n lẹ̀ abala yẹn lòun náà wò kóhun fi má dákọ kóhun fi má tẹnubọ ìjẹ́ kèfèrí wọn wan nasu al-yawm o wá bẹ̀rẹ̀ sí ń sàlàyé lọ gbogbo tó sọ kò sí kankan tó fi tó fi tó fi sọ̀rọ̀ dáadáa ń pa àwọn àṣáyìkì àwọn ọ̀rọ̀ láti fi pè wọ́n kèfèrí náà ni bákan al-Zawahiri olórí al-Qaida al-Qaida lẹ́yìn gbà tí Usama bin Laden nígbà tí Ọlọ́run subhanahu wa ta'ala tó pàǹpà kúpàtà olórí al-Qaida nígbà tí Usama bin Laden tó lọ al-Zawahiri òun náà sọ ó ní laqad 'asha alafu shabab ó ní ẹgbẹ̀rún àwọn ọ̀dọ́ wọ́n ti ń sẹ̀sẹ̀ mí o asra li hadhihi al-asma'i ar tí wọ́n jẹ́ ẹrú fún àwọn okọ̀ tó ń pààrà àwọn kí n kama rannu kí n kẹ máa para ní Ibn Baz wọ́n fẹ́ dákọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀dọ́ àwọn ọkọ̀ tán jẹ́ ẹrú fún Ibn Baz al-Uthaymin àti Uthaymin yattabi'unahum tó ń tẹ̀lé wọn la yajra'una ala wa in 'azuma khata'uhum kọ́lá wọn kó tóbi kó lágbára àwọn ọ̀dọ́ wọn lágbára láti yẹ kó lẹ́yìn wọn in tí àwọn khawarij tá máa ń ṣe nìyẹn tẹbá bí wọ́n pé à kí ni bàbá ọ̀fẹ́mí ṣe kí ni bàbá Albani ṣe kí ni bàbá bẹ́bázi ṣe wọ́n ni wọ́n bá wọn lórí ṣe wọn jìnà sáwọn lórí wọn kàfàrà gbogbo fídíà ní gbogbo àwọn nǹkan táwọn náà máa ń ṣe nìyẹn gbogbo ìgbé ọ̀tá fún àwọn àfá ẹ̀sìn gbogbo tó máa ń ṣe ní àwọn tó wá jáfẹ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn gbogbo àwọn tó bá ti pé wọ́n kà ń tako lórí wọ́n máa ń tako lórí gbogbo ọ̀nà ìta máa ń ṣe nìyẹn wọ́n ni na'udhu billahi min ad-dalali ba'da al-huda awá ìsọ́dí ọlọ́wọ́ bá kó nù ànù sheikh abdullatif sọ pé irú nǹkan báyìí tá sàlàyé ó ti wá bá wa nípa pé ẹ̀yin náà ma ń ṣe nǹkan báyìí ìwà alákùnrin tó kọ lẹ́tà sí mi ìwọ náà ma ń ṣe nǹkan báyìí wa khudtum fi masaila min hadha al-bab ìwọ náà ń wíwí kú yìí nípa àwọn alamari tó jọ máa bala yìí kalkalami fil muwalati wal mu'adat ẹbí tán ma ń concentrate lórí jù tán ma ń gbárùkù tí òun náà ni al-muwalat wal-mu'adat wọ́n kọ àwọn tí a tó pọ̀ gan nípa rẹ̀ wọ́n pa àwọn tí a tó pọ̀ gan eh, nípa rẹ̀ so ní tó wáṣẹ̀ ní pé sẹ́rí ọwọ́ ọ̀rọ̀ al-muwala àti al-mu'ada in tí èyàn ní bùkátà sí kíyàn gbọ́ àgbọ́yé ń pa rẹ̀ nìyẹn torí pé almuwalati àti almuadat àlàyé pọ̀ ń parẹ̀ ṣùgbọ́n àwọn khawarij àwọn ó kàn mú wá ní ìjìmáàlì náà ni wọn ò ní ṣe tafsiri kankan muada muada ni muwala muwala ni kò sí pé a ah, eléyìí nínú muada ló tọ́ o eléyìí nínú muwala kèfèrí kò sí kankan tó ṣe o tí eléyìí nínú muwala kèfèrí a ó burú o ṣùgbọ́n kí o gbóyàn dé kèfèrí o eléyìí nínú mọ̀wàlá kèfèrí kúfùrù ní o eléyìí nínú mọ̀wàlá kèfèrí èyí ló burú jù nínú kúfùrù tí ó gba tàwílì kankan kò sí agbogbo àwọn àlàyé báyìí lọ́dọ̀ so a sì mọ̀ pé almuwala in tó ṣe pé oníranran tó sọ pé ló gbíyàn kó islam ìmúwàlá ní ìmúnilọ́rẹ̀ ìmúniláyò ìnílóyáwótì fún yàn ní tán pè ní múwàlá ní ẹ mọ̀ádá oníkíyàn mú yàn lọ́ta kíyàn sẹ́ríkò lọ́dọ́ yàn kíyàn mọ́ ní kankan báyàn sí ohun tán pè ní mọ̀ádá ní ẹ in bẹnu àwọn mọ̀ádá tẹ́yàn ń ní tó sì islam ní tó sọ pé irú àwọn mọ̀ádá lásìkò yẹn ṣẹ̀ríà in tó dájú ní pé kíyàn mọ́ sí àwọn kíyàn pa mọ̀ádá ti láwọn àsìkò yẹn àwọn mọ̀ádá mẹ́wàá tó sì pé kíyàn mọ́ sí òun ni ó lọ́lá ní àwọn àsìkò tásì mọ́ tásàlàyé ilé pẹ̀lú àwọn àpẹẹrẹ ṣùgbọ́n kọ́kọ́ ka ọ̀rọ̀ alimamu sarkosi káka fún agẹ́gẹ́ bó ṣe wà اليوم الصرخسي سقي لأن حقيقة الجهاد في حفظ المسلمين قوة أنفسهم أولا وني بابا جهاد nípa ìdáàbòbò mùsùlùmí òun ni pé kó bá fi dáàbòbò agbára àwọn mùsùlùmí gangan lálọ́kọ̀ọ́kọ́ jihadi fẹ́ fún àwọn mùsùlùmí lágbára ni thumma fi qahri al-mushrikin lẹ́yìn gbà tó bá fún àwọn mùsùlùmí lágbára tán yóò wá yẹpẹrẹ àwọn kèfèrí yóò kọ́nká àwọn olùsẹ́bọ wa kasri shawkatihim yóò sì ká agbára wọn fa idha kanu ajizina an kasri shawkatihim tí àwọn musulmi tí wọ́n bá wá lágbára láti ká agbára àwọn kèfèrí tí wọ́n tán wọn tán an yahfadhu quwwata anfusihim bil muwada'a Allahu akbar in tó jẹ́ ọ̀ràn yẹn lórí wọn ni pé kí wọ́n ṣọ́ agbára wọn pẹ̀lú pé wọ́n máa ṣe almuwada'a almudahana nan pè ní almuwada'a almuwada'a ni pé kíyàn máa wá kíyàn ṣe peace kíyàn ṣe kí àlàáfíà kíyàn tọ́lábà pé kálàáfíà kó wà kíyàn má bá wọn jàmá إلى أن يظهر لهم قوة إلى أن يظهر لهم قوة كسر شوكتهم títí tí agbára tí wọ́n fi lè kán ìyẹ́ wọn tí wọ́n fi lè kán agbára àwọn kèfèrí tí ó tún fi hàn padà in jí alimamu sarkozy in tó sọ nìyàn wípé tí wọ́n ṣe pé in tí Ọlọ́run bá fi gbé jihadi kalẹ̀ òun ni pé káwọn mùsùlùmí aláwọ̀kọ́ ni pé ìdí tí Ọlọ́run bá fi gbé jihadi kalẹ̀ fáwọn mùsùlùmí òun ni pé káwọn gangan fi ní agbára gangan ẹlẹ́ẹ̀kejì òun ni pé kán bá fi lè borí àwọn olùṣẹbọ ẹlẹ́ẹ̀kẹta kán fi lè kán agbára wọn kán lè sí agbára wọn ṣùgbọ́n tó wá ti wá sí di pé àwọn mùsùlùmí pẹ̀lú jihadi wọn ò ní lè rí agbára àwọn kèfèrí sẹ́mọ́ in tó kù ní pé káwọn gangan fúnra wọn kí wọ́n mójútó agbára àti wọn gangan bóún ṣe wá mójútó agbára wọn yìí òun ni pé wọ́n bá àwọn olùṣẹbọ wọ́n bá wọn ṣe mùwádáà wọn ò ní bá wọn jà wọn ò ní gbógun ti wọn kódà wọn bá wọn ṣe mùdáhánà kódà wọn tún bá wọn ṣe mùdáhánà ní tí wọ́n fi mọ̀ pé kìí ṣe gbogbo ìgbà ní pé almuwala ni ó máa ń sọ́yàn di kèfèrí tí a bá ní muwala fáwọn kèfèrí kódà kìí ṣe gbogbo ìgbà ní ìhánà kódà so almuwala fún kèfèrí ó pín sí oríṣiríṣi gẹ́bí àwọn olùmọ́sẹ̀ sàlàyé aláwọ̀kọ́ èyí tó sì pé kò gba tàwílì rárá tó sì pé tí a bá fi ṣe báyìí yóò sọ̀yàn lé kèfèrí lẹ́sẹ̀kẹsẹ̀ ni òun náà ni pé kí yíyan ran àwọn kèfèrí lọ́wọ́ lórí pé kí ẹ̀sìn wọn bá fi borí lórí pé kán bá fi lè borí àwọn mùsùlùmí lórí pé kán bá fi lè borí ẹ̀sìn Islam lórí pé kán sàfi lè pa àwọn mùsùlùmí kí ẹ̀ ran àwọn kèfèrí lọ́wọ́ nítorí ẹ̀sìn wọn nítorí pé èyàn ní èyàn fẹ́ kí wọ́n borí àwọn mùsùlùmí ya kẹfẹ́ kó pé ẹ̀sìn wọn ló ga ilé yóò gbata wíìrì kankan kúfùrù ní láìsí èméjì ìran ẹlẹ́ẹ̀kejì náà mú wà láàfún kèfèrí o ni pé kí ẹ ma ní mú wà láàfún kèfèrí nítorí pé yàn nífẹ̀ẹ́ ẹ̀sìn rẹ̀ nítorí pé ni eléyìí nítorí àǹfàní kan tíyàn orí látara rẹ̀ nítorí àǹfàní ayé kan tíyàn orí látara rẹ̀ ilé àwọn olùmọ̀ sọ pé ẹ̀ṣẹ̀ ni ilé àwọn olùmọ̀ sọ pé ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n kò gbé kò gbé èyàn dé lẹ́wọ̀n kúfùrù kí mú wàhálà fún kèfèrí ẹlẹ́ẹ̀kẹ́rin òun ni pé kí ẹni mú wàhálà fún kèfèrí nítorí àǹfàní tíyàn orí fún Islam àti kí ẹ máa fi lè dáàbò bo Islam ilé àwọn olùmọ̀ sọ ilé àwọn olùmọ́sọpọ̀ tọ́ ní àsìkò tó wáyé pé islam àbáwọn musulmi ní bukata sí kí a fi mú wàhálà kí a fi hàsìkò kèfèrí so ilé ìlú wá ní bí àwọn olùmọ̀ bá sì sàlàyé rẹ̀ ní ẹ ṣùgbọ́n kò sí gbogbo àwọn aláyé àwọn àlàyé kò sí lọ́dọ̀ àwọn kàwárí wọ́n kà kàfàrà Saudi àjánajẹ́ fún Amẹ́ríkà wọ́n kàn ṣiṣẹ́ de Amẹ́ríkà náà ni ìtàfimọ̀ pé àwọn èèyàn ní kèfèrí náà ni àwọn ahlu sunnati wal jama'a ọlọ́wọ́n bá sọ wọn lára níbi gbogbo ilé kí lẹ̀rí fún wá pé àwọn mọ̀wàlá kìí ṣe gbogbo mọ̀wàlá ló sọ́yà ní kèfèrí kí ni ẹ̀rí pé kìí ṣe gbogbo mọ̀wàlá ló sọ́yà ní kèfèrí ẹ̀rí aláwọ̀kọ́ ní pé mọ̀wàlá àti ẹ̀kọ́kọ́ sọ́yà ní kèfèrí òun náà ni pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ fún nínú al-Qur'an ọlọ́wọ́ bá ní ya ayyuhal ladhina amanu la tattakhidhu al-yahuda wan-nasara awliya' بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله بني ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má ma jẹ́ alárànṣe ẹ má ma jẹ́ olùkọ̀yà ẹ má ma jẹ́ ọ̀rẹ́ tímátímá ẹ má ma jẹ́ kòríkòsùn fáwọn Yahudi àtàwọn Nasara apá kan wọn ọ̀rẹ́ náà jẹ́ sí apá wọn gbogbo ẹni tó bá wá jẹ́ olùkọ̀yà ẹni tó jẹ́ alárànṣe ẹni tó bá jẹ́ kòríkòsùn ẹni tó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ kèfèrí nítorí ẹ̀sìn rẹ̀ fa innahu náà ní ó ṣe muwada'a àwọn kèfèrí nínú sulhu al-Hudaybiyyah sulhu al-Hudaybiyyah wọn ni nígbàtí annabi sallallahu alaihi wasallam tó fẹ́ wọ Makkah láti lọ ṣe umrah tó fẹ́ lọ Makkah láti lọ ṣe umrah tí àwọn kùfàrù Quraysh tí wọ́n gbà fún annabi sallallahu alaihi wasallam láti in tí àwọn Quraishi wá ṣe ní májẹ̀mú tó bá fẹ́ ṣe umrah òun ni pé wọ́n kọ kalẹ̀ wọ́n kọ kalẹ̀ pé ó wà láàrin àwọn àti annabi sallallahu alaihi wasallam nígbàtí aliyu ni radiyallahu anhu òun ni ó ń kọ nígbàtí pé aliyu ma nǹkan kọ ó sì ma nǹkan wa aliyu wọ́n fe kọ pé látọ̀ ni wọ́n fe kọ pé annabi òjíṣẹ́ ọlọ́run ọba àwọn kòfàrù kùrẹ́ sọ pé àwọn ògbà kan kọ òjíṣẹ́ Ọlọ́run bá sí kó parẹ́ ìwé kó kọ Muhammad síbẹ̀ ibn Abdullah so Ali sọ pé wọn lè parẹ́ anẹ́bìsọ aláwọ̀ sọ pé kó sì mú ọwọ́ kó fi parẹ́ gbogbo àwọn bí ìtàn ìṣẹ́ lọ ó wà ní Bukhari àti Muslim àti àwọn ọ̀nà mìíràn tó lálàáfíà dáadáa nígbàtí wọ́n tún wá ṣe ní mọ́jẹ̀mú pé ẹni tó bá ní pé wípé wọn ò ní gbógun ti àwọn ẹni tó bá sì wá tó bá wà pẹ̀lú àwọn pẹ̀lú àwọn kùfàr Quraishi náà wọn ò ní gbógun ti ní pé àwọn náà ò ní gbógun ti àwọn ànábì àwọn tó bá sì wà pẹ̀lú àwọn ànábì náà wọn ò ní gbógun ti wọn bákan náà wọ́n tún ní májẹ̀mú pé àwọn tó bá wá sí ọ̀dọ̀ àwọn ànábì sallallahu alaihi wasallam wípé ànábì sallallahu alaihi wasallam gbọ́dọ̀ dá padà sọ́dọ̀ àwọn ṣùgbọ́n ẹni ó bá wá sí ọ̀dọ̀ tàwọn nípa kò pọn dada lórí àwọn káwọn dá padà wọ́n gbé àwọn májẹ̀mú tó pọ̀ lẹ́ọ́ tó yẹ pé àwọn mùsùlùmí inú ń bí àwọn mùsùlùmí pẹ̀lú àwọn májẹ̀mú yìí pàápàá jùlọ nabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí bí ń bèèrè ah, nabi ṣe àwọn akọ́lá wà lórí òdòdó kan sí wà lórí irọ́ ni Ànábì sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí ń ká pé ah, sáwọn ẹni iṣẹ́ pé ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kódà sallallahu alaihi wasallam sọ kí wọ́n kan múra láti fi umra àwọn sàhábà ò fẹ́ ṣe látara pé wọ́n kì ní ilé lórí ẹ̀mí wọn pé báwo láti wá báwo láti tẹríba fáwọn tán jẹ́ kéfèrí ṣùgbọ́n nabi sallallahu alaihi wasallam ṣe nítorí ní pé nítorí bí àwọn mùsùlùmí ṣe so yin jẹ́ nabi sallallahu alaihi wasallam fi ṣe lẹ́yìn so gbogbo lè ẹ̀kọ́ náà ló jẹ́ fáwọn àti pé nabi sallallahu àwọn ọ̀nà kan wà náà àwọn ìran Quraysh àwọn ọ̀nà kùfàr tó sì pé annabi sallallahu alaihi wasallam wọ́n wà lábẹ́ àbò annabi sallallahu alaihi wasallam nígbàtí annabi wà ní Medina nígbàtí annabi sallallahu alaihi wasallam tó wà ní Medina so ó fi hàn pé kìí ṣe gbogbo ọ̀nà muwala òun ló sọ́yàn di kèfèrí kódà kìí tún ṣe gbogbo ọ̀nà ìfẹ́ sí kèfèrí kíyàn nífẹ̀ẹ́ kèfèrí kìí ṣe gbogbo ẹ̀ ló sọ́yàn di kèfèrí torí pé lára àwọn ẹ̀rí fẹ́lẹ̀ ní pé Ọlọ́run ó ṣe lọ́tọ̀ fún ọkùnrin musulmi láti fẹ́ obìnrin àwọn ahlul kitab kèfèrí sí ni kò sì sí bí wọ́n ṣe fẹ́ obìnrin ahlul kitab tó ní nífẹ́ rẹ̀ tó ní nífẹ́ rẹ̀ tí ò ní sí rahma tí ò ní sí hubbu tí ò ní sí shafaqo arọ́fà tí ò ní sí láàrin ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run bá ṣe lẹ́tọ̀ ó túnmà òun ni àwọn àlàyé tí ahlus sunnati wal jama'a máa ń ṣe ṣùgbọ́n kò sí àlàyé lọ́dọ̀ àwọn khawarij lára àwọn aburú àwọn bídá ni òun náà ni ijma' duna tafsir gẹ́gẹ́ bí sheikh abdul latif padà sàlàyé wọ́n ni wal musalahatu wal musalahatu wal musalahatu wal mukatabat lára àwọn àwọn àwọn alamari tí àwọn khawarij ń almusalahati walmukatabat ima ṣe su ima ṣe peace ma wá àlàáfíà láàrin ara ẹni àti ima bara ni ko ma ko letter sire ni wazbazil amwali wal hadaya àti ima náwó àti ẹ̀bùn fáwọn tán jẹ́ kèfèrí ima náwó àti ẹ̀bùn fún wọn ilé ànábì sallallahu alaihi wasallam náà máa ṣe fún àwọn tí ànábì sallallahu fẹ́ fa ìmí wọn sí islam àti fún àwọn tí Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ jí kí aburú wọn kó ó fẹ́ ká ọwọ́ aburú wọn kò lórí àwọn musulmi wa nahwi dhalika min maqalati ahli shirki billahi wa dalalat àti àwọn nǹkan mìíràn nínú àwọn ṣíktẹ̀ sọ́jú pé nínú àwọn ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ والحكم بغير أنزل الله àti pé ẹn tẹnubọ ìmá dájọ́ pẹ̀lú nǹkan tí Ọlọ́run bá sọ kalẹ̀ lára àwọn aburú àwọn kọwàrí jìnà pé níbi al-hukmu bighayri ma anzala Allah kò sí tafsil lọ́dọ̀ wọn kódà ẹlòmí ó tún sọ pé Ibn Abbas pé Ibn Abbas náà sáàsì ni ó tún ṣe su'ul adab ma Ibn Abbas radiyallahu anhu ó tún sáà lẹ́kọ́ pẹ̀lú Ibn Abbas níbi gbólóhùn Ibn Abbas àti ìmá dájọ́ pẹ̀lú àwọn nǹkan mí tó yàtọ̀ sọ́nà ọba sọ̀kalẹ̀ tó yàtọ̀ sí tọ́nà ọba sọ̀kalẹ̀ lọ́dọ̀ àwọn ará oko àwọn oró oko tó ti pé wọ́n ní àwọn orísìírísìí àṣà gbogbo àwọn kìíní náà ó bọ́ sábẹ́ al-hukm bi ghayri man anzala Allah so àwọn eléyìí náà ó bọ́ sábẹ́ al-hukm bi ghayri man anzala Allah kí ẹ̀ sì sọ́ra gan kí mùsùlùmí sọ́ra gan gbogbo àwọn orísìírísìí àṣà táwọn ìgbésí ayé tó sọ pé àwọn àṣà iná máa ń sẹ́rí padà sí tó máa fẹ́ pín ogún tó máa fẹ́ fẹ́yàwó tó máa fẹ́ àbímọ gbogbo tó máa fẹ́ ṣe àwọn àṣà yìí ló dà gẹ́gẹ́ bí ìdájọ́ ló jẹ́ gẹ́gẹ́ bí kọ̀ọ̀nùnù fún wọn ló dà gẹ́gẹ́ bí constitution fún wọn sheikh muhammad ibn ibrahim nínú tíra àwọn tó fi sàlàyé al-hukm bi ghayri ma anzala Allah wọ́n sàlàyé pé àwọn eléyìí náà bọ́ sábẹ́ kí ẹ máa dájọ́ pẹ̀lú nǹkan ní yàtọ̀ sí nǹkan tọ́nà ọba sọ̀kalẹ̀ ṣùgbọ́n sí gbogbo ẹ tó bá ṣe ní kèfèrí àwọn ará oko igan mélò nú wọn ló mọ̀ pé igan kan ti ẹ̀wà nù islamu tó sọ̀rọ̀ nípa gbogbo nǹkan báyìí wọ́n ni wal hukmu bi ghayri ma anzala Allahu 'inda al-bawadi wa nahwihim min al-jufah àtàwọn mína nínú àwọn aláṣẹ ètò la yatakallamu fiha gbogbo àwọn ọ̀rọ̀ yìí tí àwọn tí ẹ̀ ń tẹnubọ̀ yìí la yatakallamu máa ń parẹ̀ illa al-ulama àyàfi min zawil albab nínú àwọn tí wọ́n ní ọgbọ́n tán ní òye wa man ruziqa fahma anillahi àwọn tí wọ́n fún wọn ní àgbọ́yé nípa Ọlọ́run ba wa util hikmata wa fasla al-khitab wọ́n sì fún wọn ní ọgbọ́n àti àwọn ọ̀rọ̀ tá fi yanjú àlámọ̀rí wal kalamu fi hadha kama wá sọ̀rọ̀ nípa àwọn kan báyìí yatawaqqafu ala ma'rifati ma qaddamna ó dó lórí pé kíyàn tó jẹ́ gbogbogbò la yajuzu al-kalamu fi hadha al-bab kò tọ́ kí a máa sọ̀rọ̀ ní orí abala yìí wa fi ghayri àti ní ibòmínà liman jahilaha fún ẹni tí kò bá ma àwọn usulu yìí àwọn ìpìlẹ̀ tí a fi ń pè musulmi kèfèrí wa a'rada anha ó sì sẹ́ríkún mẹ́ wa an tafasiliha àti àwọn àlàyé rẹ̀ ó sẹ́ríkún bí àlàyé rẹ̀ fa inna al-ijmala wal itlaq ìmá sí ọ̀rọ̀ ní sókí àti ìmá jẹ́ kọ́rọ̀ kí a ma generalize ọ̀rọ̀ wà ádámà al-ilmi bí ma'rifati mawaqi' al-khitab àti kí a ma ma àwọn àyè tí ọ̀rọ̀ yẹn tó dálé lórí wà tafasilihi àtàwọn àlàyé rẹ̀ yahsulu bihi min al-lafzi wal khata ìmá ń dá àwọn ìrújú àti ma yafsidu al-adyan tó sì pé mọ́ ń bá ìsìn ويشتت الأذهان دان ولا كيرو ويحول بينها وبين فهم السنة والقرآن يسمى قدي آه، يوم ولاني يوم يوم قدي يوم ولاني كي ينبو آه، آه، سنة القرآن قال ابن القيم ابن القيم رحمه الله تعالى وصى في كافيته إنه نونية رحمه الله تعالى وصى فعليك بالتفصيل والتبيين فال إطلاق والإجمال دون بيان قد أفسدا هذا الوجود وخبط الأذهان والآراء كل زمان وني فعليك بالتفصيل والتبيين فل ودوار بلكو ما كما سلاينك كي وانا كما وادي على ينك والتبيين kó sì máa fọ́n kan sí wẹ́wẹ́ kó sì máa wá ìfọwọ́wẹ́ kan fal-itlaq kó ma wá mọ́rọ̀ ní sókí àbí kó náà ma sọ̀rọ̀ ní sókí wal-ijmal àti kó ma yànà nọ́rọ̀ àbí kí wọ́n náà ma wá yànà nọ́rọ̀ dúnà bayani láì sí àlàyé qad afsada sórí هذا الوجود وقبضته وخبطه وانسي بايج وانسي رالاري اذهان وراء وقلوكو لاكا يلاري والآراء اتي وقلوكو وروري كل الزمان زمان نبوبوبا انتي على نبوبوبا قيم صانية يعني فعليك بالتفصيل وني يعني فعليك ب... فع... فعليك بالتفصيل والتمهيد فال اطلاق والاجمال دون بياني قد أفسد هذا الوجود وخبط الأذهان والآراء كل زمان وأما التكفير بهذه الأمور أري ما pé مسلمين كفري pẹ̀lú àwọn التي ظننتموها من مكفرات أهل الإسلام تي أين روبي بويا bóyá nínú àwọn sọ musulmi di kèfèrí ni fahádà mazhabul haruriyyatil marikin fahádà mazhabul haruriyyatil marikin al-khariji àwọn ilé ojú ọ̀nà àwọn haruriyya ni àwọn náà ń pè ní haruriyya àwọn khawarij jara kọ̀kọ́ ni àwọn khawarij nígbàtí wọ́n sẹ́ríkò nínú inú ọmọ ogun alij tó sì pé inú ọmọ ogun rẹ̀ náà tẹ́lẹ̀ àwọn náà ni wọ́n pa Uthman wọ́n wá sápamá sínú ọmọgun Ali radiyallahu anhu nígbà tí a Sheikh Abdul Latif sàlàyé náà ni fa hadha madhhabu al-Haruriyya ìdí tán fífẹ́ wọn ni Haruriyya ni pé wọ́n lọ kọ́ra wọn papọ̀ sí àyíkátán pẹ̀ ní Harura nígbàtí wọ́n sẹ́rí kò ní inú ọmọgun Ali radiyallahu anhu al-Mariqi àwọn tí wọ́n ma sẹ́rí so muruk òun ni kí nǹkan kó ta jáde muruk ni wọ́n ń pè ní kí nǹkan kó ta dànù àbí kó ta jáde ní tán pè ní muruk ni yẹn so ní tán fi wọ́n sọ in tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé muruku sahmi min ar-ramiyya àbí muruku as-sahmi min àbí ila al so gẹ́gẹ́ bí àwọn lárúbá sí wọ́n sọ wọ́n فهذا مذهب الحرورية المارقين jọ́sí ń pè wọ́n ní mariqini ní pé torúkà náà bísà lọ́wọ́ sọ́nà oróyìn wọn pẹ̀lú pé wọ́n ma jáde kónú ẹ̀sìn ni wọ́n ma jáde kónú ẹ̀sìn ìdí ní so khilafu yìí ó sì jẹ́ khilafun qawi lára àwọn khilafu tó lágbára ni tó sì pé kìí sì pé àwọn eléyìí ló right àwọn eléyìí ló wrong ṣùgbọ́n jumhurul ulama wọ́n wà lórí pé àwọn khawarij ṣe kèfèrí jumhurul ulama wà lórí pé so a sì rí náà àwọn sahaba nabi sallallahu alaihi wasallam tó gbà náà pé àwọn khawarij kèfèrí ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wọ́n gbà pàwọn kọwàrí jùmọ̀ iṣẹ́ kèfèrí so khilafu tó wà kọ̀wí ní láàrin àwọn olùmọ̀ a ní pé a sí àwọn kọwàrí jẹ́ kèfèrí ni wọ́n sí wọ́n iṣẹ́ kèfèrí al-mariqin al-kharijin ala ali ibn abi talib gasu wọn pè wọ́n ní kọwàrí ìtumọ̀ kọwàrí náà ni pé kíyàn jáde líyàn lórí kíyàn revolt in tán pè ní khuruj nìyàn wọ́n ni alkharijina ala aliyu ibn abi talib àwọn tán jáde lé aliyu ibn abi talib lórí amirul mu'mini ẹni tó sì pé apàṣẹ fáwọn mu'mini ni ọmọ ma'ahu mina sahaba wọ́n sì kó lẹ́yìn àwọn tó wà pẹ̀lú ali nínú àwọn sahaba fa innahum ankaru alayhi tahakkuma abi musa al-ash'ari wọ́n ni wọ́n tako bí ali radiyallahu anhu tó sì yẹ abu musa al-ash'ari ní adájọ́ wa amr ibn al-aas àti bí Muawiya ṣe yan Amr ibn al-As ní adájọ́ fil fitna níbi àdánwò allati waqa'at baynahu wa bayna Muawiya níbi ogun tó ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya tó ṣe pé àwọn méjì náà ni sahaba nabi sallallahu alaihi wasallam ni àpẹẹlẹ̀ ṣùgbọ́n aqida ahlus sunnati wal jama'a gẹ́gẹ́ bí al-Imam sabuni kama ṣe ṣàlàyé ó ní pé Ali radiyallahu anhu òun náà ni ẹni tí ó wà lórí òdodo ṣùgbọ́n Muawiya ta'awwala ó sì ta'awil ó sì sàṣìṣe falahu ajrun wa dhanbuhu maghfur yóò ní ẹ̀san yọ kan ọlọ́wọ́ bó sì foríjì ẹ̀ṣẹ̀ rẹ̀ aqida ahlu sunnati wal jama'a nípa fitna tó ṣẹlẹ̀ láàrin àwọn sahaba nabi sallallahu alaihi wasallam àyí tó sì fa fitna yìí náà ni pé qatlu Uthman òun náà ni àdánwò tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní Islam so bọ́n sì pa Uthman òun náà ni àdánwò tó kọ́kọ́ ṣẹlẹ̀ tó ti pé àtàrà rẹ̀ ní àwọn àdánwò yòókù tó ti bẹ̀rẹ̀ sí tasádìsádà jáde wọ́n ni wa ahlu sham wọ́n ni tó ṣẹlẹ̀ láàrin Mu'awiyah tó ṣẹlẹ̀ láàrin Ali àti àwọn ahlu sham fa ankara fil khawarij alayhi dhalik àwọn khawarij wọ́n wá takò Ali pé a bóòlẹ́ sí pé àwọn èèyàn kó gba tí àwọn Muawiya fẹ́ sọ in tó ṣẹlẹ̀ ní pé nígbàtí wọ́n jagun lọ nígbàtí ogun ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya radiyallahu anhu àwọn Muawiya rí pé àwọn Ali àwọn ọjọ́ Muawiya rí pé àwọn Ali ti ń borí àwọn ní tánwà ṣe ni pé Amr ibn al-As ó wá sọ fún pé kó sọ àwọn fẹ́ àwọn fẹ́ padà àwọn fẹ́ jẹ́ kí Kùránì ọ̀rọ̀ ọba kó dájọ́ láàrin àwọn so ìbátan bẹ̀rẹ̀ sí ń ṣe eléyìí àríyí wá sọ fún wọn pé à ẹmọ́jẹ ẹmọ́gbàtẹ̀jẹ́ pẹ̀lú nǹkan tán se yíò wọ́n fẹ́ fi tàn yín jẹ ní o ẹmọ́ jagun lọ ní o bẹ́ àwọn kọwárì mọ́sí tó tán wà nú ìjọ àlì bá ṣe bẹ̀rẹ̀ sí sọ fún àlì ní pé à ẹ̀mí àwọn ògbé láti mọ́ jàmọ́ yálà kó gbá ń tán sọ àbí káwọn pọ̀ báwọn yálà kó gbá tí wọ́n sọ àbí káwọn gẹ́ẹ̀bá wọn sí pa Uthman al-Imam Ibn Kathir ẹni rẹ̀lẹ̀ nínú al-Bidaya wa Nihaya so tí wọ́n sọ so bá ṣe sọ fún Ali ní pé yálà kó gbá táwọn ẹni yìí sọ káwọn fi tíra ọlọ́ọ̀bá káwọn fi ṣèdájọ́ láàrin àwọn àbí kí àwọn pa gẹ́ẹ̀bá wọn sí pa Uthman Ali wá wá first láti withdraw láti mú ẹni tí ó jẹ́ adájọ́ lọ́dọ̀ tí wọn káwọn Muawiya na mọ́ mú adájọ́ aliwa mú Abu Musa al-Ash'ari àwọn Muawiya mú Amr ibn al-As láti jẹ́ ẹni tí ó jẹ́ atẹ́nà láàrin àwọn méjèèjì so nígbàtí wọ́n ṣe lè tí àwọn wọ́n bẹ̀rẹ̀ sí gbé àwọn májẹ̀mú kalẹ̀ tí ó tẹ́ àwọn Khawarij nínú ìbàyẹn náà rántí pé ní pé yóò hakimuna rijal wọ́n ti ń fi àwọn èèyàn fi ń dájọ́ wọ́n ti ń fi àwọn èèyàn fi ń dájọ́ wọ́n ni wa hum fil asli min ashabihi sheikh abdullatif sọ pé àwọn khawariji nípìlẹ̀ sèré nínú àwọn ìjọ ali náà wọ́wà min qurra'i al-kufa wal basra nínú àwọn tán jẹ́ àwọn qur'ani àwọn qur'ani kufa àti basra kódà ẹni tó pa ali radiyallahu anhu abdurrahman ibn al lára àwọn tó sì pé àwọn tó há Kùránì ni lára àwọn tó máa ń kọ́ àwọn èèyàn ní Kùránì ní mísọ́rọ̀ ni Abdurrahman ibn Muljam gẹ́ẹ̀bẹ̀ náà wọn ló sì pa Ali wọn ló padà gún Ali lọ́bẹ̀ radiyallahu anhu nígbàtí Ali fẹ́ lọ kẹun fún àwọn mùsùlùmí wọn ni wa qalu hakamta rijala fi dinillah wọ́n ní àwọn Khawarij sọ pé òun fi e, láti jọ ìyàn nìyẹn وواليت معاوية وعمرا وتوليتهما wọ́n ló sì fi ó wá mú Muawiya àti Amru wá bẹ̀rẹ̀ ó wá fẹ́ máa mú wọn ní ọ̀rẹ́ ó fẹ́ máa ní wìláyà fún wa àwọn Muawiya àti Amru àwọn ọkọ̀ ó túnmọ̀ pé àwọn Khawarij wọ́n ti kàfàrọ̀ Muawiya àti Amru ẹlọ́bí sí pé èyàn lè goal àti níyà oúnkálukú sọ̀tọ̀tọ̀ eléyìí anábì fi rinlẹ̀ inú ọ̀pọ̀lọpọ̀ hadith ní pé nínú hadith yẹn láwọn aisha tó tí anábì ni yub'athuna ala niyyatihim ní pé wọ́n gun àdìdẹ lórí àníyàn wọn ní pé ìjọ kan fẹ́ ja kàábà lógun ọlọ́wọ́ bó pa gbogbo wọn rẹ so asọ̀mọ̀ kéèkèé ṣe gbogbo ẹni tó bá ń jà nú ìjọ mùsùlùmí náà ló ṣe pé tó bá ti wà ní inú ìjọ mùsùlùmí tí ń jagun náà ló ti di ṣẹ̀hídì bẹ́ẹ̀ rárá in tó ṣe pé àwọn èèyàn kan àwọn èèyàn lè pọ̀ tán ṣe nǹkankan ṣùgbọ́n hádà fún kálùkù sọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n nǹkankan náà wọ́n ṣe in tí àlì yìí fi ń gbógun ti àwọn Muawiya ní pé kó bá fi mórí wọn balẹ̀ alamari láti fi kí àwọn mùsùlùmí kan wà papọ̀ ṣùgbọ́n àwọn in táwọn fi ń gbógun ti wọn ni pé wọ́n ti kàfàrọ̀ Muawiya àti Amr ibn al-As ìgbà tí Ali wá fẹ́ máa ní wìláyà pẹ̀lú wọn pẹ̀lú pé ó fẹ́ yẹ kógun parí kí nǹkan padà sí àlàáfíà wọn ni wa walayta Muawiya wa Amran wa tawallaytahuma wa qad qala Allah ta'ala Ali sọ fún wa pé kalimatu haqqin urida biha al-batil ní pé ọ̀rọ̀ òdodo ni wọ́n sọ ṣùgbọ́n anù na gbàlérò pẹ̀lú rẹ̀ wa darabta al-maddata baynaka wa baynahum wọ́n ni ó sì ti fi ayélẹ̀ láàrin ìwọ àti wọn wa qad qata'a Allahu hadhihi al-muwada'a wọ́n ni walmuhadana àti ìmá ìṣe ìwà peace láàrin ọmọ ogun méjì tán jà wọ́n ni ọlọ́wọ́ bá ti kó gbogbo ẹ̀kún lẹ̀ منذ أنزلت براءة لا تبقى طلبة براءة كله وطال بينهما النزاع والخصام wọ́n ìfàfàṣẹ́lé láàrin ọ̀pọ̀ láàrin àlì àtàwọn ẹni hatta agọ́rù ala sarhil muslimin tí tó ṣe pé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí mú àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ma jí wọn kó lọ́nà in tó ṣẹlẹ̀ ní pé nígbàtí Ali radiyallahu anhu tó fẹ́ sẹ́rí padà àwọn Khawarij nígbàtí wọ́n dé Harura wọ́n sẹ́rí kó nù ọmọ ogun Ali wọ́n tó 6,000 àwọn mí 8,000 mí ní 10,000 mí ní 12,000 so nínú àwọn ọmọ ogun Ali radiyallahu anhu ní táwọn ṣe ni pé nígbàtí àwọn náà wọ́n yan ìmáàmù tí wọ́n wọ́n yan ìmáàmù tí wọ́n kẹrin fún wọn wọ́n sì yan olórí ogun fún fúnra wọn wọ́n tún wá dún bẹ̀ lásán gbogbo àwọn mùsùlùmí tán bá ti rí tó ń lọ báyìí wọ́n mọ̀ bí pé kí ni àlíyì lọ́dọ̀ rẹ̀ tí tán bá tó wá sọ pé àlíyì mùsùlùmí ni kí ni rẹ̀ nìkan wọ́n pàrọ ẹni bẹ́ wọ́n sì báyìí fún Abdullahi ibn eh, Khabbab wọ́n yẹ ikùn ìyàwó rẹ̀ tó jẹ́ olóyún wọ́n sì yọ ọmọnú rẹ̀ jáde àwọn khawarij yóò nínà bá sí mọ́sí náà nìyẹn Abu Qatada al-Falastini lára àwọn khawarij yá yóò ní òun náà sí fatuwa pé yẹn lè pa àwọn obìnrin ó lè yẹn lè pa àwọn Algeria àwọn tí wọ́n jẹ́ khawarij jibẹ̀ wọn ò kùn láwọn pa àwọn obìnrin àtàwọn ọmọdé lọ ni kódà àwọn orísìírísìí àwọn ọ̀nà burúkú náà والله المستعان wọ́n ní hatta agharu ala sarh almuslimin tí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí mú àwọn musulmi wa qatalu man zafaru bihi min ashabi ali wọ́n wá bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn tí wọ́n rí nínú àwọn àwọn mẹ́lẹ́yìn ali fa hina idhin ìdí nìyẹn shammara radiyallahu anhu li qitalihim ali gbéra láti lọ gbógun ti wọn wa qatalahum duna nahrawan ba'da al-i'zari wal-inzar ó sì pa wọ́n E, ní Naharawan ó pa wọ́n ok ṣùgbọ́n nígbà tí wọ́n bá débi Naharawan lẹ́yìngbà tí wọ́n mú àwọn excuse wá àti àwọn oríṣiríṣi nǹkan ó fi wọ́n lẹ̀ waltamasa al-Mukhaddaj ní tó sẹ́ni pé before kí Ali gan tó pa wọ́n torí pé Ali ti múrò ogun póun fẹ́ lọ bá wọn jà Abdullahi ibn Abbas wá àwọn díẹ̀ padà nù àbí kọ́nà bá sẹ́rí wọn padà in tí Abdullahi ibn Abbas fi lọ sọ́dọ̀ wọn ni aliyu ti múrò agun nípò ń fẹ́ lọ bá wọn jà so Abdullahi ibn Abbas wà lọ bá wọn nítorí munakọ́ṣà tí àwọn oríṣiríṣi ọgbọ́n wà ń bẹ tí ó fi bá wọn sí tí ó sì sàlàyé fún wọn pé à ẹn sọ pé aliyu ó yuhakimu rijal ẹn sọ pé ó ń fi àwọn èèyàn sí adájọ́ Ọlọ́run bá gan fúnra rẹ̀ ti fa àwọn èèyàn sádájọ́ nù Qur'an nígbàtí Ọlọ́run bá ń sọ nípa ọkọ àtìyàwó tí ìfàfà bá ṣẹlẹ̀ láàrin wọn ọlọ́wọ́ bá sọ pé tí wọ́n bá rí yẹjú láàrin ara wọn ọlọ́wọ́ bá ní fabhath min ahlihi wa min ahliha ní pé ẹmú olùdájọ́ kan láàrin ilé ọkọ ẹmú olùdájọ́ kan láàrin ilé aya kan bá fi lè wá fún sùúrù àti bí ìtùbínúbí bí ni Abdullahi ibn Abbas ó àwọn èèyàn lẹ́rú nígbà tó bá wọn Muawiya jà wọ́n ní a ṣe ẹ mọ̀ pé Ummul Mu'minin Aisha náà wà ń bẹ̀ ni ṣe ó wùyí kókó ìyàwó Nabi sallallahu alaihi wasallam lẹ́rú wọ́n tún wọ́n àwọn oríṣiríṣi àwọn nǹkan mìíràn wọ́n sọ tí Abdullahi ibn Abbas tó fèsì fún wọn tó sì sàlàyé fún wa tala baynahuma والتمس المخدج وني والتمس المخدج وني علي وابير سين والمخدج كيرلان وني باتو قاوان تان تو غبوغون تي وان المنعوت في الحديث الصحيح الذي رواه مسلم وغيره من اهل السنن وني المخدج على كوني كاتي النبي صلى الله عليه وسلم صلى يني يعني بي in te yóò fi mọ̀ pé àwọn kọwàríjì lèyàn ṣe bájá tán. annabi sallallahu alaihi wasallam sálàyé alákùnrin al-Mukhaddaji al-Mukhaddaji al-Anabi sallallahu alaihi wasallam ó sàlàyé rẹ̀ àwọn olùmọ́ gẹ́gẹ́ bí al-Imam Ibn Kathir àti Imam Ibn al-Athir wọ́n ní ó kọ alákùnrin wọ́n ní ó kọ rẹ̀ ní Hurqus ibn Zuhair Hurqus ibn Zuhair wọ́n ní al-Mukhaddaji ìtàn fi ń pè ní al-Mukhaddaji ni pé àbí lára ó kọ rẹ̀ náà ni pé Dhu Thudayya wọ́n mọ́ ń pè ní Dhu Thudayya so zu fudayya ìta fi ń pè bẹ́ẹ̀ ni pé apá rẹ̀ kan ti gé apá rẹ̀ kan ó ti gé gẹ́bó sí wọnú hadith annabi sallallahu alaihi wasallam ṣẹwàrí apá tó ti gé yìí kò wá gé tán pátápátá ó wá ṣẹ́kù díẹ̀ lára rẹ̀ díẹ̀ lára rẹ̀ yìí ó in tí wọ́n fi wá in tí anẹ́bìsàlá tó fi júwé rẹ̀ nìyẹn pé tẹba ti rá lákùnrin yìí láàrin wọn wọ́n ni tẹba láàwọn tẹ́ bájá nígbàtí anẹ́bìsàlá ń sọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà gan fún wọn ó ní yóò wà láàrin àwọn kọ̀wárìjì yóò alákùnrin kan tó ṣe pé ọwọ́ rẹ̀ kan wọ́n ti gé apá èyí tó wá sẹ́kù yóò wá wú yóò máa ṣe yóò sáà so báyìí sá so anẹ́bìsàlá wájú fún wọn so in tí in tí Ali Ali radiyallahu anhu ó wá pa àwọn sàhábà láṣẹ kan lọ wá alákùnrin yìí wá nígbà tó pa wọ́n tán wọn kọ́kọ́ rí ìgbà tí Ali wá rí ah inú rẹ̀ dùn gan wọ́n ní fawajadahu aliyun fasurra bidhalik wọ́n ní Ali wá rí inú rẹ̀ wá dùn pẹ̀lú rẹ̀ wasajada lillahi shukran ó wá forí balẹ̀ fún Ọlọ́run Ọba láti dúpẹ́ ala tawfiqi pé Ọlọ́run Ọba mú wọn ṣe kòńgẹ́ pé àwọn ẹni tánàbí pè lálábúrú náà lòun pa ọ òun ò pa àwọn tí wọ́n yí sàlágúrú wa qala anábi wani law ya'lamu alladhina yuqatilunahum aliyu wọ́n sọ gbólóhùn kan tó ṣe pé ó yẹ kíyàn dìmú dáadáa ìgbógun tàwọn khawarij wallahi orí dédé ńlá ni ẹ̀san tó ní agbára ní kíyàn gbógun tàwọn khawarij tí ó fi ahọ́n rẹ̀ tó fi sọ fún wọn ni lanakalu anil amal wọn bá má ṣiṣẹ́ mímọ̀ torí pé ẹ̀san ìpa kọwàríjì ó ti pọ̀ jù ẹ̀san kíyàn pa kọwàríjì kíyàn gbógun ti wọn áà ó pọ̀ gan lè pé tí àwọn tán gbógun ti kọwàríjì tán bá mọ ẹ̀san tí ń bẹ fún wọn ni wọn ò ní ṣiṣẹ́ mímọ̀ wọ́n ti mọ̀ pé á ilé iná tó wọn wájú ọlọ́run ọba ibi abí ànábì sallallahu alaihi wasallam bó ṣe sọ náà nìyẹn ànábì ti sàlàyé pé àwọn tí wọ́n pa àwọn kọwàríjì àwọn ni wọ́n dáa jù lórí ẹ̀ kódà ànábì sallallahu alaihi wasallam sọ pé níbi kíyàn pa àwọn ẹ̀san bẹ́m̀bẹ̀ níbi kí yẹn pa khawarij ẹ̀sán bẹ̀m̀bẹ̀ ìjí ànábì sallallahu alaihi wasallam ni a ti mọ̀ pé èyàn lè dápa wọn èyàn lè lọ dápa abẹ́ olórí náà lèyàn ti pa wọn lèyàn ti gbógun ti wọn aha ọ̀yílá tí a bá dápa khawarij níbi tí yẹn mọ̀ pé kìí ṣe òfin Ọlọ́run so inú nǹkan báyìí o lè lè ṣẹ́rí padà lórí èyàn torí pé ànábì sallallahu alaihi wasallam náà ó kò pa àwọn èèyàn kan nígbà tó yẹ kó aláwọ̀kọ́ nígbàtí ànábí ò tí ó lágbára ẹlẹ́ẹ̀kejì nígbàtí káwọn èèyàn mọ́ sọ pé ànábí sallallahu alaihi wasallam ń pa àwọn èèyàn rẹ̀ wa hadha wa hum aktharu an-nasi ibadatan wọ́n ni eléyò àwọn kọwàríjì àwọn náà sì pọ̀jù pẹ̀lú da súnnà pẹ̀lú da ìmà àti tọ́lọ̀wà subhanahu wa ta'ala tó wá sí nílọ́rùn náà bí kọ́lọ̀wà kó gbéyàn dìde tí ó tún gbógun tàwọn kọwàríjì pẹ̀lú àwọn ọmọ ogun tí ó jà lábẹ́ àsíyà tọ́lọ̀wà subhanahu wa ta'ala tí a sì tí ìsà àwọn kọwàríjì jẹ́ náà fún àwọn ìró nǹkan báyìí kí ẹ̀nà tún bá wọn kópa ń bẹ̀ nǹkan ìsan dáadáa والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك